الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى inṣáàlá ní ìjòkó wa ní alẹ́ yìí inṣáàlá afẹ́ṣẹ́ tààlík lórí ọ̀rọ̀ tí ìkan nínú àwọn àfá àwọn nílẹ̀ Yorùbá hmm, kápẹ́ bẹ̀ nínú àwọn tó ma fi ń ṣe ìmtìhánà wáyé pé ẹ̀ eh, láfà Nàìjíríà kìnẹ́kà kìnẹ́kà so nínú àwọn àfáà súnnà aláwọ̀ àfáà súnnà nílẹ̀ Yorùbá wọ́n sọ ọ̀rọ̀ kan so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí gọ́ọ́yá fi ìsọkúsọ ni ọ̀rọ̀ rẹ̀ dé ògóngó níbi kí yẹn sọ ìsọkúsọ ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ ní agbára gan ọ̀rọ̀ rẹ̀ léwu gan kalamun khatir jiddan nam kí wá ní reason tí àwa fi fẹ́ sọ̀rọ̀ ẹlòmí lè wípé òkè ẹni yẹn ti sọ̀rọ̀ kí wá ní reason tẹ́ fi fẹ́ sọ àsọ́lé àbí kí ní reason tẹ́ fi fẹ́ ṣe tààlíkì lé lórí àbí kí ni reason tẹ́fi fẹ́ ṣe ọkọ̀ dù ṣe dandan ní kẹ́ sọ̀rọ̀ ní alìbẹ̀ ni kí ni dí anábi sallallahu alaihi wasallam wípé ad-din an-nasiha kulna liman ya rasulallah qala lillahi walirasulihi walikitabihi wal'a'immati muslimin wa ammatihi so ìyẹn ma ń ṣe nasiha fún àwọn ammatul muslimin tí yẹn bá rí pé kìnnìkan wà tó lè pa wọn lára so the same way bá ṣe ń rí táwọn christian tàbá sọ̀rọ̀ tí ó correct bí a tán bá ti sọ̀rọ̀ nípa ẹ̀sìn islam bá ṣe ṣàlàyé pé tán sọ̀rọ̀ wrong tàbá ń sọ̀rọ̀ nípa nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam bá ṣe ṣàlàyé yẹn eh ẹ̀hẹ́ in tán pè ní ọ̀rọ̀ dùn náà nìyẹn ya ọ̀rọ̀ tẹ́ sọ yí nípa islam ọ̀rọ̀ yí wrong ọ̀rọ̀ wípé ànẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam bai ni wọ́n ṣe rí ọ̀rọ̀ yẹ wrong báyìí ni bai ni bai ni in tán pè ní ọ̀rọ̀ dùn nìyẹn bí ìgbà tẹ́nìkan bá dé tó bá sọ wípé Lagos òun ni capital Kwara State ìsọkúsọ kọ́ ló sọ yẹn káwàsàn kà yọ́rọ̀ ìsọkúsọ ló sọ yẹn Lagos kọ́ ni capital Kwara State kí ni capital Kwara State Ìlọrin Lagos gan state on its own ni tó ní capital tí ẹ̀ ọ̀rọ̀ dùn tán halas dùn so láì ní pẹ́jù ara afáyí ìsọ̀rọ̀ kàmá pèrè inṣáàlá àwọn èkí ń sọ̀rọ̀ nípa yẹn tí ìbá ń ṣe wípé in tó bá ń rẹlẹ̀ ipẹ́ nìyẹ sọ ilé ni almanhajjú salafi in tẹ́ nìyẹ sọ nìyí fanaruddu aléhì sheikh rabi bin hadi almadkhali abidahullahu ta'ala a ma ń sọ kí ní ẹ̀ ní pé àwọn okó ti aṣírítọ̀ ẹni tó bá sọ ìsọkúsọ àwọn okó ti ibi tó ti sọ in tó sọ ní o in tó takò ní ẹ̀sìn ní o rọ́dù tó bá jẹ́ kí bí yóò kọ tíra ní a kó ti tíra rẹ̀ kódà sheikh rabi bin hadi al-madkhali hafidhahullahu ta'ala àwọn atúmọ̀ kó ti kọmá wọn atúmọ̀ kó ti mistake kí ni túnmọ̀ pé wọ́n túnmọ̀ kó ti mistake bẹ́ẹ̀ ni ẹ bá ṣe kọ́ bàbúwà kọ footnote sí so mọ̀ túnmọ̀ rẹ̀ ń bó ṣe kọ́ sínú tíra rẹ̀ nù misi kódà bó jẹ́ ginahu ni wọ́n wà kọ síbi ni ayi min babi annakili pé bó ṣe sọ gangan nìyẹn kí ẹmọ bá tún sọ bá mi ló fi jẹ́ pé àwọn apá kanú àwọn èèyàn kan wá bá sheikh rabi bin hadi al-madkhali wọ́n wá lé wọn lẹ́ni tó wá ṣe i'tiraf bí imamati sheikh rabi bin hadi al-madkhali so wọ́n sọ bí sheikh rabi pé sheikh rabi àwọn rí pé ẹṣẹ́ rọ́dù fún sayyid kutub àwọn wá bẹ̀rẹ̀ sí lọ máa fọ́lù àwọn kẹtẹ́ sọ nípa sayyid kutub àwọn bẹ̀rẹ̀ sí lọ máa wúsẹ́ ra wọn àwọn fẹ́ máa mistake wá ń bẹ̀ àwọn wá rí pé intẹ́ nìyí sọ gẹ́lẹ́ òun náà ni intẹ́ ṣe rọ́dù fún látara bẹ́ àwọn rí pé ah, Sheikh Rabi kọ́ àfáà ni wọ́n so ilé bó ti fẹ́ mọ̀ yàlọ sí mas'ala mi nìyẹn mas'ala mi tó tún lágbára lọ́tọ̀ lónà so látara bẹ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àfáà mú bí ẹyà tí wọ́n sọ náà sunnah ṣùgbọ́n bóyá nìkan ó súnmọ́ lẹ́gbẹ̀ẹ́ tó tó wọ̀nyí sí alìsúnnà tí ẹ̀ tó wá pa ẹran bóyá fún ẹran líyà nàbí fún nǹkan mi ǹjẹ́ ní gbogbo ọmọlẹ́yìn àdìbísọ̀ àṣọ́lá tí ò sì ṣe tó mú kó nù ìsìláàmù in tí bá wá ń fi ilẹ̀ nù tánàbí ṣe tí ò ṣe tí ò sì takò tí ò ṣe nǹkan kan tó gbé kó nù ẹ̀sìn súnà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa bá gírèdì ẹ̀ bó ṣe ń gba tànàbí ń tó àti bọ́ bá ṣe kí ni o bá ṣe sásẹ́yìn ẹn tó yàtọ̀ sàrù súnà òun náà lẹ́ni tí èsè mùsùlùmí ó láti gbọ́ fúnra wa pẹ̀lú lẹ́nu àfáà amóbi ẹ̀yà fúnra wọn yẹn ń tán sọ fún wa nìyẹn pé ẹni tí ò kí ń ṣe ahlùsúnná òun lẹni tí kì kí ń ṣe mùsùlùmí tí ó túnmẹ̀ ní wípé ahlùsúnná like mùsùlùmí tó bá ti kí ń ṣe kèfèrí ní ẹ̀ kí ń ṣe ahlùsúnná <laughs> Allahu ni pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí òun lè ti gbọ́ yẹn ọ̀rọ̀ ẹ̀ wrong min wujuh láwọn ojúkọ̀nà tó pọ̀ alwajhul awwal àkọ́kọ́ nínú rẹ̀ ni wípé anna dina islamiyya akhbarana a bewujud badil awsaf islam ń fún wa ní ìrò wípé àwọn awsaf kọ̀kan ma bẹ nínú nínú nínú ìmọ̀ nínú ẹ̀sìn nínú mímọ̀ àwọn awsaf kan bẹ ìròyìn làwọn kíní yẹn ìròyìn ni yóò àmà láwọn ẹnìkọ̀kan tí wọ́n ma bí àwọn ìròyìn yẹn ìròyìn yẹn ti wá ní ìdájọ́ ẹni tó bá wá bí ìròyìn yẹn òun náà mọ̀ nídàjọ́ yẹn ṣe báyìí àbí example aṣírù ìròyìn ní àbí ọlọ́run sọ fún alẹ́pẹ́ ṣírù kó wà bí ọlọ́run sọ fún anukọ̀ án àbí ṣírù kó wà eh, ya bunayya la tushrika billah inna shirka la dhulmun adhim ṣe báyìí àbí àti bẹ́ẹ̀ lọ nínú àwọn àdílá gẹ́gẹ́ bẹ́ẹ̀ so ìtumọ̀ ẹ̀ ní pé bọ́lọ̀ ṣe ń sọ fún wa nípa wùjúdù ṣírìkì yẹn ìtumọ̀ rẹ̀ ní pé automatically àwọn mushrikun ma wà bẹ́ẹ̀nà ibẹ̀ ẹ̀kọ́ ó clear ṣírìkì ní àwọn mushrikun ma ṣe kíni wọ́n ma wà àwọn ènìyàn wà tí wọ́n ní wá fún ṣírìkì yẹn okay tó ìtumọ̀ ẹ̀ ní wípé alukúfùrú kúfùrú ma wà bẹ́ẹ̀nà ibẹ̀ ẹ̀kọ́ àwọn ènìyàn ma wà tán ma bí ẹ wá fún kúfùrù yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bídá a máa ṣe kí ni bídá a máa wà àwọn ẹnìkan dẹ̀ ní wọ́n ma bí ẹ wasfu mubtadi'a fahimtum shay'an fahimtum shay'an ó clear ọ̀rọ̀ tí ó dàrú ni kódé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí in ta fàmú bí ẹyá náà àwọn náà ti sọ rí wọ́n ti sọ láwọn ìgbà kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tún sọ àwọn tẹ̀yìn yìí gẹ́gẹ́ bí Hudhayfa bin al-Yaman radiyallahu anhu tẹ̀sí sọ ni wọ́n ni ad haqqud dalala an ta'rifa ma kunta tunkir wa tunkira ma kunta ta'rif iyyaka wat talawun fi din fa inna din allahi wahidun wọ́n ní Udayfa ń sọ radiyallahu anhu wọ́n ní tán pè ní dọ̀lálà òpin ògóngó dọ̀lálà pàápàá ojúlówó dọ̀lálà ojúlówó kíyàn ti sọnù o ní pé kíyàn ti rí òdodo tẹ́lẹ̀ kó padà wá máa sọ ìbàjẹ́ ti rí ìbàjẹ́ tẹ́lẹ̀ kó padà wá máa píkṣọ̀ ìbàjẹ́ ẹ̀ ẹ wá sọ́ra kúrò níbi máa lo àwọ̀ tó pọ̀ àfáà mú bí ẹyá àwọ̀ yín pọ̀ àfáà ní ìyáláyàwọ̀ àfáà mú bí ẹyá nínú àwọn tí wọ́n ń pa àwọ̀ dájú láyé pẹ̀lú irọ́ masala mẹ́rin mi tí fẹ́ wọ́bẹ̀ so ẹ sọ́ra Udayfa ń sọ fún yín ẹ sọ́ra fún ìmọ̀ pàwọ̀dà níbi ẹ̀sìn ẹ̀sìn ọlọ́wọ̀ so ẹ̀yin náà mọ̀ pé bídà ń bẹ nínú ẹ̀sìn àbí ọ̀rọ̀ ànábì Muhammad wípé man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ṣé kìkí ṣe bídà ló ń tọ́ka sí ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun ẹni tó bá dá nǹkan lẹ̀ nínú ẹ̀sìn islam kí náà ń pè ní bídà kí náà ń kí wá lóde tẹwa ń sọ ọ̀rọ̀ tẹ́yìn náà sọ ẹgbẹ́ iná wọ́n tẹ̀ láti mọ́ pọ̀npọ̀npọ̀n ọ̀rọ̀ yìí ò gbá pípá because ìsọkúsọ lọ̀rọ̀ yẹn ìsọkúsọ ni so yìí máa wà bí pẹ̀lú shahada anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam gbogbo jọ juma'a anẹ́bì ma ń sọ lórí mimbar fa inna asdaqal hadith kitabullah wa khayral kílà muhdathati yẹ bídà wa kullu muhdathatin bídà wa kullu bídàtín dọ̀lálà wa kullu dọ̀lálátín fìnnàrì hadithi tún bẹ hadithi Irbad bin Sariya wallahi àsìkò lọ tàbá ní kájòkó tí ilẹ̀ lásán àsìkò lọ níbi ọwọ́ gbẹ̀yìn kílà nabi sọ́mẹ́ sallallahu alaihi wasallam fa innahu man ya'ish minkum ba'di fa yara ikhtilafan fa alaykum bi sunnati wa sunnati al-khulafa'i anabi sọ́rọ̀ nípa pé ẹgbá súnnà mú àwọn ni wà ìyákún wà muhdathatil umur so àfá mú bí ẹyá ẹ má tàn wá ẹyẹ tàwà sàbábù mọ́ ẹyẹ fìlàákà ìwà gbá bọ́ọ̀lù ẹyẹ fìlàákà ìwà seré súnnà ń bẹ bídà ń bẹ ahàlù súnnà ń bẹ ahàlù bídà ń bẹ ahàlù bídà kọ́ ní ìdàkejì mùsùlùmí ìtumẹ̀ ní pé ìmọ̀ kò jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ kèfèrí ìtumọ̀ yí pé ìmọ̀ kó jẹ́ súnní àbí kó jẹ́ káfírì a ń bọ̀ mi jabatíyà nìyẹn jabatíyà nìyẹn náà ṣe yẹ báyìí àbí wọ́n ni fanakun li hadha rajul hal akọrọ̀ta wujud so gbà kí lóòtọ́ ni so gbà kí bídí so gbà kí bídí à ń bẹ lóòtọ́ eh idha fa in qala la

ṣe bídá tó ló wà yìí ṣe ń fò bí ẹyẹ lórí òfurufú ni ẹ́ ṣe ń fò ní fúnra rẹ̀ ẹ̀ dámi lóhun òkè yín kọ́ àfáàmù bí ẹyẹ bá wa dáhùn ṣe bídá yẹn ṣe ń fò ó ní ìyẹ́ méjì in ti wá ń fò ṣe kèkè ni wọ́n ń gbé bídíà yẹn káàkiri ní àfáàmú ṣe àwọn èèyàn náà ń gbé kí tó bá jáwọn èèyàn ní kí ló orúkọ àwọn ènìyàn tó bá jáwọn èèyàn ní bó sì jáwọn ẹranko náà ẹ́ ara wù àfáàmù bí ẹyá là ń bí o àfáàmù bí ẹyá kí ló orúkọ wọn àfikẹ́ zani ẹni tí bá mú ọlọ́tílà ó pẹ̀lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ alalagbèrè bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ẹ̀kọ́ aha bẹ́ẹ̀ ó clear bí ẹni tí bá wá ń ṣe bídá ǹkọ́ ó ń bídá ó ṣe wá lè mọ̀tẹ́dì ní ẹ̀nà ó ń bídá ẹni tí bá ń ṣe ẹbọ ní kíni mushrik ẹni tí bá ń ṣe kúfùrù ní kíni káfírì bídíà ìtú ẹ̀kẹ́ ẹ̀sọ nìyẹn pé bídíà náà ó pọ́sìbù kó gbé ẹkó nínú Islam gẹ́gẹ́ bó ṣe pọ́sìbù kẹ́ṣẹ̀ ìgbéyànkó nínú Islam ó ń kílẹ̀ bí ó kílẹ̀ àlàyé tó ẹ̀kẹ́ ẹ̀ṣẹ́ fún mùsùlùmí nù fáwà mùsùlùmí nù ẹ má tàn wá mọ́ Ọlọ́run ti ṣe wọn àti gbọ́n bẹ́ẹ̀ ni sàlàfíà ti jẹ́ agbọ́n ó ti jẹ́ àmọ̀ pẹ́yìn kan wà ẹ̀yìn náà ni ẹ̀ṣẹ̀ àbí bídá ṣe nínú Islam

ó rí bí ìgbà tán bá béèrè lọ́wọ́ mi pé àbú ẹ dákun ẹni tí bá ń ṣe zìná sáà lè rẹ̀ kí wá ní jama'a jama'a <laughs> jama'a kíníkan kíníkan gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé kíníkan kí wá máa gbé ọpósìtì kí wá máa sọ pé ìgbàwo ẹmọ̀ in tí mo béèrè ọ̀tọ̀ in tẹ́ ń sọ ọ̀tọ̀ àní ṣé kò wá ṣé kò sí bídáà ni ṣé kò sí ní bídáà ni wájú alákọ̀ọ́kọ́ ni alwájú thani ó ní pé annabi sallallahu alaihi wasallam akhbarana bi wujudil bid'a wa dalalat wa ahlil bid'a annabi ń fi ń jí óyé wa pé bídáà máa wà àti ànù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan náà máa gbé bídáà yẹn káàkiri nínú rẹ̀ ó nígbà tí annabi ń sọ ọ̀rọ̀ nípa aya Qur'an àdìtì ń bẹnu Sahih tánàbí ń sọ nípa aya Qur'an ipe eh, kinan pe eh, wa ammal ladhina fi qulubihim zayghun fayattabi'una ma tashabaha minhu ibtigha'a alfitna ibtigha'a Ànábì wa sọ fún yawa Aisha radiyallahu anha ipe fa idha ra'ayti alladhina yattabi'una ma tashabaha minhu fa ulaika alladhina sammahum Allah fahdhari ṣe ban ni tó bá ti rawon ènìyàn àwọn tan tẹ̀lé fẹ́nu tó bá ti rí wọn anábì ń kìlọ̀ fún alù umma wípé àwọn nìkan ń bẹ tí wọ́n máa ṣe kíni o tí wọ́n máa tẹ̀lé ìfẹ́ ẹnu tí wọ́n máa gbé bídá wá sínú ẹ̀sìn Islam anábì wa ní pé ṣe kíni o ẹ jìnà sí wọn anábì tún sọ ń bòmí wa iyyakum wa iyyahum ẹ ṣọ́ra fún wọn ẹ dẹ̀ ṣọ́ra fún nǹkan ni ẹ wo àdífì náà anábì ń sọ sallallahu alaihi wasallam ń bẹ nínú anhu ilé ìbẹ̀ nínú muqaddimatu sahih muslim wípé sayakunu fi akhiri ummati nasun yuhaddithunakum bima lam tasma'u antum wala aba'ukum anábi láwọn ní kó tó dé wọ́n kàdà máa sọ fún yín àwọn nǹkan tó ṣe pé ẹ gbọ́ kódà bàbá yín go gbọ́rú ẹ̀rí ayi kò sí nínú ẹ̀sìn ààrí ìkà nínú Qur'an àdẹ̀ ríkà nínú súnà anábi láwọn nìkan bọ̀ wọn kọ̀dá mọ́ sọ àwọn kìíní yẹn kí lànábi wá sọ ń pa wọn anábi ní fa iyyakum wa iyyahum ẹ ṣọ́ra fún wọn ẹ ṣọ́ra fún tí ẹ ṣọ́ra fún wọn in tí wọ́n bá mú wá ẹ sáwọn ènìyàn so anábi ń kìlọ̀ fún akalẹ̀ alaihi wasallam nípa àwọn ẹnìkan tí wọ́n padà dé tí wọ́n dẹ̀ Muhammad sallallahu alaihi wasallam afá mú bí ẹyá ṣe wọn ò kìlọ̀ fún ẹsọ̀rọ̀ ṣe wọn ò kìlọ̀ fún wa nípa àwọn khawarij anábi ń sọ pé tahkiruna salatakum ma salatihim wa tahkiruna siyamakum wa qiyamakum ma siyamihim wa qiyamihim anábi ń sọ sallallahu alaihi wasallam táwọn khawarij so yi bayan abi so anabi sallallahu alaihi wasallam wọ́n kìlọ̀ fún wa kò ní bid'a afa mu bi aya tún sọ bí ọ̀rọ̀ yẹn pé ẹni tí ó bá ti kin ṣe sunna ite on tan pè ní sunna ní ojú ọ̀nà anabi tí wá jọ yé tó wá sallallahu alaihi wasallam wí pé ẹ wá hadith muhammad ta sahaba ibn mas'ud radiyallahu anhu rasulullah sallallahu alaihi wasallam khattan wala nabi ya ila kan sí inú yẹ̀pẹ̀ àdẹ́bìlá àníbà ní haza siratullah ilé gangan lójú ọ̀nà ọlọ́run ọba thumma khatta khututan an yaminihi wa an shimalihi àníbìwà láwọn ojú ọ̀nà míì sí ọ̀tún sí ó sí ọ̀nà yẹn náà ni faqala hadhihi subul wa ala وأن, وإن وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي so anabi wọn sọ pé àwọn ojú ọ̀nà yìí òun làwọn ojú ọ̀nà tó yapa sí gbogbo ẹ̀ náà yọ látara ojú ọ̀nà òdodo náà ni àbí gbogbo ẹwọ́ láwọn ṣayatíni àwọn ṣayatíni ṣayatíni èèyàn àti ṣayatíni alìjẹ̀nú ni kadhalika ja'alna likulli nabiyyin aduwan ṣayatínan insi wal jinn

tí wọ́n ma kí náà ń pè tí wọ́n ma gbé àwọn èèyàn kó lọ́jọ́nà dúdú bẹ́ẹ̀ nàbẹ́ ẹ̀kọ́ so ahlul bid'a òun ni àwọn ènìyàn ẹlẹ́ẹ̀kẹta tafsir ibn abbas radiyallahu anhu li qawlihi ta'ala gbà tí ibn abbas ń ṣe tafsir ayà yìí ibn abbas turjuman al-qur'an bahru hadhihi al-umma ibùdó al-umma yìí a ẹni tí ànábì ń ṣe sallallahu alaihi wasallam ṣe du'a fún pé allahumma fakkihhu fi din wa'allimhu ta'wil ay at-tafsir lọ́lọ́ bá ń fún wọn bá ń fún ibn abbas bá ń fún ní àgbóyé ẹ̀sìn wá bá ń fún ní ìmọ̀ tafsir wọ́n wá ń sọ̀rọ̀ nípa àyà Qur'an tọ́lọ̀n sọ wípé yawma tabyaddu wujuhun wọ́n ní yàmọ̀ kìyàmọ̀ ni ojú àwọn onísúnnà ṣe kíni yóò funfun waljama'a àti alùsínú aljama'a wà tẹ̀síwájú wujuhu ahlil bid'ah Ibn Abbas gbà kó bídà ń bẹ afáàmù bí ayabọ̀lẹ̀ ti rí ti yí sálàfù olè ń tẹ̀lé tẹ̀lé sálàfù kẹ́kẹ́ mọ̀kúndògó lẹ́ ń tẹ̀lé bẹ́ẹ̀ni mọ̀kúndògó ni ẹ̀yìn àti sọ fún ayé afáàmù bí ayá mọ̀kúndògó ni yí sáwọ́ ìntẹ́ ẹ̀sọ́ mọ́tún tún kó ti ẹ àbí àfáànà sọ fúnra wọn àbí àbí àbí kílẹ̀ yìí ẹ̀mọ́sọ̀ tẹ̀mí o mọ̀kúndò ó lè mí o so because a rí pé tẹ́ ń sọ kò sí nínú ojú ọ̀nà salaf ọ̀rọ̀ tẹ́ sọ yẹ ṣe lè mú ìmáàmù kan ìmáàmù min àìmọ̀tí salaf tó sọ̀rọ̀ yẹ imam ahmad ń sọ̀rọ̀ kan náà ó gbọ́júmọ̀ lọ́dọ̀ imam ahmad wa huwa sahila imam ahmad rahimahullah wani iyakum àbí iyaka أن تتكلم في مسألة ليس لك فيها إمام صروا kúò níbi kó sọ̀rọ̀ nípa mas'ala kan ní ẹ̀sìn islam tó ní ìmáàmù kan àfáàmù bí ẹya ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ta ni ìmáàmù yìí wà lẹ́ta bá bá yí tírèsì ìmáàmù yìí ó lè jọ́dọ̀ jàbàtà lájází ò wà lẹ́ta bá tírèsì ọ̀rọ̀ dáadáa ó lè jọ́dọ̀ jàbàtà lájází ò so káfàmù bí ẹya kí wọ́n wo ọ̀rọ̀ yìí kí wọ́n ṣe ìyádàtù nadhar kan tún tí ọ̀rọ̀ yíwò dáadáa ipé yìí ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá di yọ́mọ̀lì kìyàmọ̀ tọ́lọ̀mbá ni wá ọgbọ̀jọ́ ń kọ́ ẹjẹ́ rẹ̀ tíjọ́ tàbí oṣùwájú ọlọ́run bá subhanahu wa ta'ala ipé yìí ọ̀rọ̀ tí mo sọ yìí sọ́rọ̀ yìí ibo mo ti rí tí mo fi sọ gẹ́gẹ́ ṣé kèkí ṣe pàfà àbí ṣe ń tẹ́ ń bal ìtàwọn súnnà mọ́ ṣe ni pé súnmọ́ àtẹ́kẹ́dì ẹ kọ́kọ́ wá ẹ̀rí fún ọkọ̀ ìpé sẹ́rí wà fún tẹ́rí bá wà fún a wà ní bìlìfù yẹn ṣe bá yẹn àbí alwajhu athali so ojú pọ́n ẹlẹ́kẹta so tí mẹ́rin kíbìn Abbas àti yẹjú yẹn àbí tọ́ o ni mawqifu sahaba ajma'in min albid'i wa ahliha kí ló dé tó ṣe pé ní tẹ́mà wọn sahaba ẹlẹ́kẹrin ni àbí alwajhu rabi'a kí ló dé kí ló jọ látàmà sahaba hajjpá wọn sahaba wọ́n wọ́n against àwọn ẹnìkọ̀ọ̀kan tán pè ní ahlul kí ni reason kí ni reason tó ṣe pé àwọn àfáà máa ń sọ wọ́n ni usulul bid'ah eh athari ibn abbas ben mo ti parí ipe wọ̀tẹ̀síwádìí ojú ahlul bid'ah àbí àtọ̀rọ̀ nípa ẹ̀nà bẹ̀ nípa ojú àwọn oníbídà ní ó ṣe kí ni ó yóò dúdú so wájú ẹlẹ́ẹ̀kẹrin o ni wípé ẹwọ mọ́kífà àwọn sàhábà ẹwọ mọ́kífà Umar lórí Sabir nígbàtí Sabir tó ń bèèrè nípa àwọn mutashabihat nínú Qur'an ẹ́ walmursalati urfa kí ni àwọn mursalati yẹn tí ń bèèrè nípa àwọn mutashabihat jaladahu Umar bil jara'id ewé igi ọ̀pẹ tí ma ń nípa ohun bọ́bá ìfi nìyàn èyàn lè ṣẹ̀ṣẹ̀ o wọ́n wù jẹ́bó wọ́n dẹ̀ wo mata lú ṣe ibáyàbí wọ́n ní sórí bídẹ̀ yìí ó ti fòkó lórí mi tó bá jẹ́ pé kú lọ fẹ́ pa mẹ́bá yìí ẹ̀ẹ́ bọ̀bídẹ̀ yẹn ti kó lára mi umaru wá pàṣẹ kí wọ́n ṣe hajjúrú rẹ̀ wọ́n bọ ikọ́ tẹ̀ fún ọdún kan ṣé kéfè ni mùsùlùmí ni tó ṣe ẹ̀kọ́ bídà ni kí wá ní gẹ́gẹ́ náà ni kí ni túmọ̀ ọ̀rọ̀ ìyá wa Aisha anha tí wọ́n sọ fún wípé anti ẹ̀ sí náà sálàfù rárá <laughs> wallahi anta ba'id bu'dul mashriq min al-maghrib bí ìbúwọ̀ oòrùn àti ìbúyọ̀ oòrùn bó ṣe jìnà síra tó bí sánmà àti ilẹ̀ ṣe jìnà síra tó bẹ́ẹ̀ lẹ́yìn àti sàlàfíà ṣe jìnà kódà ẹ̀yin ń bẹ níbìkan sàlàfíà ń bẹ ní gbá kọ́ntínẹ́ntì mi ẹ̀ tí ẹjọ́ sí lórí bí kẹkà kí ni reason ìyàwó aisha ń bèèrè lọ́wọ́ ọmọbìnrin yìí a ṣe haruriya ni wọ́n ni aisha khawariji ni wọ́n ni ṣe kharijiya ni wọ́n ni ìtúwẹ̀ ní pé ìgbàyẹnkọ́ àwọn apá kan bẹ nínú àwọn tán jẹ́ mùsùlùmí àmọ́ muhammad sallallahu alaihi wasallam mùsùlùmí ni wọ́n àmọ́ kí ni wọ́n yìí oníbìdá ó kọ̀ náà fi pè láyàn sàábà wọn haruriya gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà afáàmúbí ẹya bákan náà ṣe ẹ ti gbàgbé nípa àwọn khawariji ni bí Umar bí Ali bó ṣe lídi ogun láti lọ gbógun jẹ àwọn khawariji ṣe ti gbàgbé mọ́kífà nípa àwọn Rawafidi ni nípa àwọn Murji'a àti nípa àwọn Qadariyya ṣe gbàgbé atharu Ibn Umar ṣe gbàgbé tó fa hadithi eh, Jibril hadithi Yahya bin Yamar àti Humayd tán lọ bá ṣe ti gbàgbé ní àfáàmù bí ẹyá abẹ́ẹ̀wùlẹ̀ tí ẹ mọ́tẹ́lẹ̀ abẹ́ẹ̀wùlẹ̀ tí ẹ gbáwọlé ẹ gbáwọlé ẹsẹ̀ kan sọ fún wa ẹyé fi sàlàfíyà bójú takò sàlàfíyà fún wa àwọn sàlàfíyún dada lastu bil khibbi wà lálẹ́ khibbu yẹ̀kìdárù ní ìyìn sọ pònú òpònú kò lè tàn mí ìyìn sọ dẹ̀ ọ̀dẹ̀ oníbídíà wá vẹ́rí oníbídíà tó ti kún ní ìsìlámù ń bẹ oníbídíà tó sì wà nínú ìsìlámù ń bẹ in ta bá jàbàtà fàdé ní iná nù kí ló dé tẹ́tún revive fún wa ẹ̀yà afáàmù bí ẹyá so afáàmù bí ẹyá kọ̀dàríyà ẹwùn tí ibnu marun sọ náà ẹwọ ọ̀rọ̀ tó le ibnu abbas radiyallahu anhuma mú dẹ̀ tí abu khadija tí wọ́n kó tàn kí ní ẹni bí àwọn àtàrà nígbà pé abbas wọ́n dẹ̀ wà zemzem wọ́n ní wallahi tí ń bá rí kan nínú àwọn kọ̀dàrí ayé sì tọ́ bọ̀ lójú wọ́n ń sọ ìkórìíra wọn fáwọn ahlul bid'ah ẹlọ katira yìí ijma'ul ulama alalhajri wa tahdhir min ahlil wọ́n wà ní ibi bòmí àwọn àfáà mú bí ẹyá ti kó yírọ bòmí ohun nínú rẹ̀ alwájú al-khamis o ni mọ́kífù tabi'ina min al-bid'a ẹjí káwọ mọ́kífù àwọn tabi'ina nípa bídá gbogbo ilé tọ́pìkì ọ̀tọ̀ọ̀tọ̀ tó lágbára ta lù àwọn àsìkò tó pọ̀ láti fi ṣàlàyé rẹ̀ ní o ṣe ẹ ti gbàgbé nípa yí pé muslim imam muslim rahimahullah wọ́n sọ nínú يما مصلى لكيو حدثنا أبو جعفر محمد قال حدثنا إسماعيل بن زكريا عن عاصم الأحول عن ابن سيرين رحمه الله ابن سيرين التابعي الكبير المعروف رحمه الله نعم كيو أبو هريرة وني أما كيو صحابة مطلقة وني لم يكونوا يسألون عن الإسناد wọ́n níwọ̀n yìí kí ń bèèrè nípa ìsìnàdì tẹ́lẹ̀ falamma wakọ̀ àti lè fitina àfáàmà ní fitina yẹ̀wò ayé maktalu uthman àwọn míò ní pé zuhuru kídángbé ọkùnrin al-mukhtari tó ń tí alẹ́dì yadda'i annubuwa ọkùnrin thakifin yẹn ṣe bá yàbí so ìgbà tí fitina dé qalu sammu lana rijalakum ìgbà náà mọ́ sọ pé ẹ dákọ̀ àwọn rijalu yẹn fún wa fayunzor ìlà ahìlì súnnà mọ́gbọ́n tí àwọn tàbí ònù sọ o fayúnzọ́rù ìlà ahìlì súnnà wọ́n wà wòpin sáwọn súnnà làwẹ́lẹ̀ fayú kọ̀dú hadithun awà gba hadith wọn kí nìdí ahìlì súnnà làwọn fayúnzọ́rù ìlà ahìlì bídà ṣakálù bídà ti ń sọ yẹ tẹ́ẹ̀bẹ́ ilẹ̀ gbà pé kéfèrí ní sọ kọ̀dí wà fákùtà jẹbàtí cool jebatist ní ẹbá yẹn because Ibn Sirin sọ wípé tó bá jẹ́ alùlùbídà wá ní fala yu'khadhu hadithuhum à nígbà hadithi wọn alùlùbídà tán sọ yẹ ṣe kéfèrí ni wọn afáàmù bí ẹya ẹni alùlùbídà òun lẹ́n tó bá ṣe kí ni o tí ó bá ti kí ń ṣe mùsùlùmí tẹ́ẹ̀bá ilé sọ pé àwọn alùlùbídà tí Ibn Sirin sọ yìí kéfèrí ni wọn ẹ ti di jabatist already ṣe ó yẹ yí báyìí àbí àhà so ìyẹn tó ti clear ó clear bí ó clear ó wá pọ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn tàbíun àsìkò wallahi àsìkò wà sí ni o nínú rẹ̀ ní mọ́kífùl àìmọ̀tì ba'dihim min al-bid'a wal mubtadi'in kí wá ní reason ta fi rí àwọn àìmọ̀tù súnnà lẹ́yìn wọn ta fi sọ̀rọ̀ nípa bid'a kí ni ìtumọ̀ atharul imam malik tí kò sọ ní súnnà tí mọ́mọ̀lìkì jọjọ́ kan wọ́n ṣe wá sí ẹnìkan wọ́n bèèrè ó ní àwòrán alàlárìṣì stawa ma malistawa kí ni túnmọ̀ istawa ẹ kódà kéfà stawa afwan kéfà stawa kéfà stawa bó ní istiwa sí àgbé kéfìyà nínú manhaja alìsúnà bídá ni lọ́dọ̀ afá bí a báyìí kí ni ó jẹmọ́ ìmọ̀kẹ̀pẹ̀ kúfúrú àbíkẹ́ ní kèése kankan nítorí tó bá ilé jẹ́ bídá ni ó jẹmọ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ ẹni tí di kèfèrí àwọn àfáà súnmọ́ sí kàfàrà rẹ̀ ẹmọ̀ wo kí ni Imam Malik sọ Imam Malik kọ́kọ́ dorí kodò báyìí dé gbọ́n ní kódà omi ń bọ́ lórí Imam Malik bí súnnà ṣe mọ́ ń káwọn àfáà lára ni àwọn àfáà ń bí ẹyẹ báyìí súnnà ti káwọn lára mọ́ gbogbo ọ̀rọ̀ wọn wọ́n tún sẹ́rẹ̀ gbẹ́kàndé à ń bọ̀ lórí ẹ̀yùn Salafi gbáǹkó Salafi gbáǹkó irọ́ tani tani sọ Salafi gbáǹkó irọ́ tẹ̀ ń pa fọ́ra yìí ìyẹn mas'ala mi tún lè yùn a tún túnú náà dé sálẹ̀ kòkò sí ibi tẹ́bá tí kí sálàfí gbáǹkó ẹ́sọ́ bẹ́ẹ̀ ni so kí náà pé Imam Malik wọ́n sọ wípé alistiwa ma'lum walkeif majhul wal'imanu bihi wajibun wasu'al anu bid'ah kí ni Imam Malik pé yìí sáraka fáwọn ọkùnrin pé kèfèrí ní ọkùnrin yìí Imam Malik wọ́n ni fa'araka min ahlil bid'ah ìwọ tó ń sọ̀rọ̀ yìí oníbídíà ni ọ́ fa'amọ̀rọ̀ bí ìkọ̀rọ̀jì wọ́n ni ẹgbẹ́ kún mẹ́sásí Imam Maliki ní ṣẹ́rí ìstíwá ìpọ́lọ̀bá gbà lókè al'arashi tó wà ní ẹ̀sì islamu ni bọ́lọ̀ ń ṣe ṣe àwọ òmá ká nígbàgbọ́ nínú rẹ̀ dẹ́dẹ́ ni ká wá mọ́ ìbẹ̀rẹ̀ ń pa rẹ̀ kí ni Imam Maliki pé yìí Imam wá gbé dájọ́ lórí ọkùnrin pé tẹbá ní kàfàrà rẹ̀ ni ẹ̀yin náà kàfàrà gbogbo àwọn tọba ní irú àkídà yẹn láwùjọ wa wọ́n sì pọ̀ ẹ̀yin sì lẹ́gbàá kí mùsùlùmí ni wọ́n kí wá ní ṣe abath wá ní ọ̀rọ̀ Imam Malik eré ní ọ̀rọ̀ Imam Malik kí pé bídá ipé bídá kìnnìkan kí ni Imam Imam Shafi'i sọ pé ìdájọ́ tèmi nípa àwọn oníbídà o kí ni ìdájọ́ tiwọn wọ́n ìdájọ́ ni wípé an yutawwafa bihim fil aswaq wa yudrabu bin ni'al ìdájọ́ tèmi ó ní pé àwọn bídà o ẹ gbé wọn sórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ wá máa lù wọ́n pẹ̀lú bàtà ẹ á máa kó wọn káàkiri ọjà irú ọjà ọba irú ẹ̀hàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjà tuntun gbogbo ẹ máa kó wọn kí káàkiri ọjà báwọn ẹ ìdájú ẹni tó fi ọ̀rọ̀ ànẹ́bì ilẹ̀ ní tí ń tẹ̀lé ọ̀rọ̀ Aristotle ṣáàfì yóò gbà pé kèfèrí ni wọ́n o kí ni nínú rẹ̀ ní pé Imam Ahmad rahimahullah ìgbésí ayé Imam Ahmad ó jẹ́ a clear example fún sálàfíyà kí ni ìtumọ̀ muharaba tí Imam Ahmad ń gbógun jà àwọn alùbídàn time wọn kí ni ìtumọ̀ ogun tán gbéjà Abdurrahman bin Abi Du'ad Bishr al alkarabisi alharis almuhasibi ṣe yakub bin shaiba ṣe gbogbo àwọn ilé ni imam ahmadi kafara ṣe karabi ṣe kèfèrí ni musulmi ni àmọ́ ni abu hatim abu zura wọ́n gbógun ja alharis almuhasibi kódà wọ́n sọ fẹ́nìkan nípa alharis pé jìnà sí ohun bídá ni ẹni a ní àà ah, wallahi tẹ bá rí orun gbọ́n muhasibi ah ó kọ tíra kan tíra àkọ́kọ́ yìí kìíní àfáà ní pé mo rípo ti fẹ́ parun èmi ń sọ fọ́pọ́ ń bí dé àlè yẹn kan èyàn ń sọ yínú ìwọ́ ló nírun gbẹ̀ táwọn yẹn bá mọ́ tán pín sálàfí àti bá wà láyé àwọn sálàfí ẹ mọ̀ pé gbogbo àwọn ilé tàláwọn ṣe kìíní lẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ̀kan kókí wọ́n fẹ́ mọ́ báwọn bá tẹbárí tàfà ń bí ayà bá ń ṣe tẹ́mọ́lá wọn lọ sí bí wedding báyìí wọ́lẹ́ o ń bí díà ní yìí náà ẹ̀kẹ́ ìmúka afọ́n bí ayà o ń bí díà ní wọ́lẹ́ o ń bí díà ní ìrúka <laughs> kò sí ìmẹ́jù ni ha rí pé gbogbo ìsọ̀rọ̀ wọn everything ó ti di tó ń bí díà tẹ́yẹn wọn náà fi neutralize video yẹn so that irú àwọn náà oun súnà làwọn ló jẹ bọ̀ súnà kàn ní gírèdì ní ẹwùkà ẹwòrọ́ súnà ẹ̀dàkùn láì ṣe pyramid àwọn kí ní ponzi scheme pyramid tí ó mọ̀ ní gírèdì ṣe báyìí àbí so ìyẹn àtúnifẹ́ tẹnubọ̀ bẹ̀rẹ̀ because àsìkò wó lọ wájú tó túnkù ní pé alwájú asábíà anta bi hadha alqawl qad wafaqta alkhawarij wa takfiriyah àfáàmú bí ẹyá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ ti wá fákọ̀ àwọn kàwárí jàtàwọn tẹ̀kìrí o ṣẹ́mọ̀ reason àti sọ dáadáa tẹ́lẹ̀ náà àti sọmọ́rọ̀m o ní pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó ti rinlẹ̀ pé bídíà kọ́ wà ní ẹ̀sìn báyìí ó sì rinlẹ̀ pé bídíà ní ìdájọ́ ti wá gbà pé bídíà báyìí bíi pé mọ̀rọ́dífù ṣíríkì ní bídà báyìí eh, àti kúfúrù ṣe ibá yàbí ọ̀rọ̀ yìí láyẹ̀ kúlùú ilẹ̀ tẹ̀kfìrí yìí olùfí ẹkẹ́ ṣe ìyádàtù nọ́dọ̀rù sọ́rọ̀ yìí afáàmù bí ẹya oníbídì àwà ó dá kí làwọn súnfí ẹ́ onísúnà làwọn náà súnà wọn kàn lọ sókè ẹwọ̀rọ̀ tẹ́ sọ súnfí sálàfí àwọkáni súnà wọn píọ̀ sálàfí àwọn píọ̀ bí a táfà bí a fẹ́ sọ ní ẹgbùgbà so afá mú bí ẹyá ń bá òun ní bídá àṣẹ wọ́n bá wọn súfí ṣe ẹ fẹ́ justify tẹ́ ń ṣe ẹ mọ̀ pó wrong ẹ mọ̀ pó takú sàlàfíyà ẹ wá fẹ́ justify rẹ̀ èyí náà ti ráwọn ọ̀rọ̀ imamu shafi'i ọ̀rọ̀ imam maliki ọ̀rọ̀ imam ahmad ọ̀rọ̀ imam leith, ọ̀rọ̀ al-auza'i ọ̀rọ̀ sufyan al-thawri ẹ ti rí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àmúnífẹ́ ẹnu ní oníbídá àdẹ̀ níyẹn ni convinced pẹ̀lú bídá ẹ wá fẹ́ protecti ìjẹ́ oníbídà yíyẹn ẹ tún fẹ́ máa fi sàlàfíyà ló bídà ẹ wá ń tẹ́ láti jọ gbé súnà wọnú bídà afáàmù bí ẹyá ẹbẹ̀ rọjọ́ tàbí níwájú ọlọ́run ọba nínú rẹ̀ ní wípé ọ̀rọ̀ tẹ́ sọ yí ń kọ́ tí wọ́n kẹtún wáwò ẹ Al-Albani Ibn Uthaymin Muqbil Rabia الفوزان عبيد اللحيدان زيد المرخلي النجمي عبد المحسن العباد محمد عمان الجامي تاوكو شيخ صالح علي شيخ عبد العزيز علي شيخ تالوزكو شيخ ناصر الفقيهي شيخ عمال الانصاري شيخ عبد الله البخاري ó pọ̀ èyí lè mọ́ kálọ bẹ́ẹ̀ ẹ méjì kan wá nínú àwọn àfáàsìkò yìí tó wá fákọ̀ yìí lórí ọ̀rọ̀ yẹn kò sí ọ̀rọ̀ ẹni tẹ́lẹ̀ mú tí wà fákọ̀ rẹ̀ tí bá sọ̀rọ̀ àwọn kàwárí a sì mọ̀ bọ́yọ́dọ̀ àbú ìsáàkà lùwé nílẹ̀ ti mú nígbàtẹ̀ lọ́dọ̀ rẹ̀ ń jò ní torí tẹ̀kfírí ní àbú ìsáàkà lùwé ní tẹ̀kfírí pẹ́mbélé ní ẹni tó kàfàrà odidi ìlú ó kàfàrà mísírà mẹ́nira ní àbú ìsáàkà lùwé ní ó kàfàrà obìnrin tí hijab ó kàfàrà ẹni tí ń jẹ rìbá ó ń tó bá ilé mọ̀mọ̀ jẹ rìbá bí kí mọ̀ká rìbá ní kí ní o mọ̀mọ̀ kí rìbá ni mọ́ á mọ̀mọ̀ lọ jẹ́ só rí páwọn ìyá wa tàwọn bàbá wa lè gan kèfèrí ni wọ́n wa mọ̀ wọ́n sì lọ gbowó lápò bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ bọ́ sí kèfèrí ni wọ́n Abu Ishaq gbàgbé kèfèrí ni wọ́n ọ̀dọ́ rẹ̀ láti ń rí o ààrí ẹ̀yìn àfà àmúbi ẹ̀yà ààrí lọ́dọ̀ àfà súnlẹ̀ gidi kan rí láyé bí kárí lọ́dọ̀ àwọn lánẹsẹ̀ kẹtùmọ̀ kọrin gìnìkan gìnìkan bàbá wà gìnìkan gìnìkan gìnìkan wọ́n bàbá plé rẹ̀ ń bẹ̀ ẹ́ ọlẹ́ orílẹ̀ ìlú fa àwọn afáàmìyà ní àtàwọn ọmọ kéwù rẹ̀ wọ́n jọ tó báyìí àwọn láwà ní ogójọ tó báyìí afáàmìyà wọ́n àtẹ́ báyìí pẹ̀lú àwọn lánẹ́sẹ̀ àbáwọn ọmọ kóndò bandele tẹ́ ẹ̀mọ̀kọ́ àmọ́kóndò wọn sí yálà yóò ogun ni sálàfíwá fẹ́ tó bá fẹ́ bá wọn ṣe lọ́jọ́ ìwọ̀n náà wọ́n kó lò lè mọ́ láwà ní kò sí tó kémi but kí ló tó wá fẹ́ kọ́ àwọn náà dání àlọ́ sàlàfíà làwà fẹ́ ṣe àṣímọ̀ kún dòrò àṣìláṣímọ̀ àlọ́ ṣe bá yẹn àbí so ẹ máa wo ẹ jẹ́ kí n kàn plẹ̀ ọ̀rọ̀ ẹdẹ́lẹ̀ àti parí tààlíkì wa inshallah bọ̀ káàkà fi plẹ̀ ẹdẹ́lẹ̀ wo hmm. kí ni súnnà ẹn tí ń tọ́jú ọ̀nà nẹ́bì àẹ́wà pẹ́rẹ́ tí mo fi hàn pé ńlẹ́ bá jẹran rẹ̀ ajá pé kì í ṣe mùsùlùmí nù. wọ́n yẹ tí bá ti ti tí bá ti sàlátù fati nǹkan ẹ bá ti ṣàlàyé fún wa sàlátù fati ti ń ṣe sọ o ti bá sọ̀rọ̀ lórí rẹ̀. no ẹ dún ẹ ẹ ẹ máa wò kán o kò sọ ìdájọ́ kí ẹ máa sàlátù fati yẹn o sọ o ti bá sọ̀rọ̀ lórí ẹ̀ ok àfáàmù bí ẹyá ṣé kú fún ní sàlátù fati kí ẹ máa ṣe ó gbọ́dọ̀ nídàájọ́ sẹ́sẹ̀ ni ṣé bídà ni ṣe kúfùrù ni ṣe nífàákì ni ṣe kí ló kù ṣe ìlhádì ni kí ni kí ni kí ni yẹn kí ni ìdájọ́ rẹ̀ kí ni kí ni yẹn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kí ló kọ rẹ̀ àbí ṣe súnlẹ̀ ni èwo ń bẹ ẹ mọ̀ gbọ́ wá ní sọ ti bá sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́n táfàmì ẹyọ sọ̀rọ̀ ó sọ ọgbọ́yé ó lọ́rọ̀ ọgbọ́yé ó ní kí ni mẹ́mẹ́ tó jùlọ kó ṣe bí ọlọ́nà lórí ẹsẹ̀ sọ́fà náà bí wá sí dáadé kọ́ tí ẹ̀rí nǹkan mí sọ jù bá ń lọ ọ̀dà sọ́fà ti lè gbọ́yé Ah, ẹlọ́kan yàmá àṣẹ ojú kùránì ní sórí kí máa ń tíra wọn kùránì rí ilé ìmọ̀ tí ń sọ àwọn àṣàlàyé fún nígbà tó àtúnyẹ látò máa ṣẹ̀wà máa gbé kí ni o ìdájọ́ kalẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ. sẹ́gbọ́n báyìí ok ok àwọn bẹ̀yà ń sọ bí pé tẹ́ni bá gbà pé ó ju kùránì lọ o láwàá fún ìdájọ́ ó dáa tó bá gbà pé kò ju kùránì lọ kọ́ tí sì sí ok àfáàmù bẹ̀yà ẹni tí bá ń sàṣẹ̀ ìfínkọ́ <laughs> ẹni tí bá ń sàṣọ̀ lásùlùbì tunjina kọ́ sàlátù tunjina afáàmì ẹyẹ sọ dàláìlù kan tí bá ń sàdàlẹ́lù kò sí nígbàgbọ́ ní pé ẹnìkan jù ọlọ́lá níbi àyàbá nẹ́bí lọ kútùbà yàsín kan tí bá ń sàn kọ́ kútùbà ìsáwákà mọ́ sí máa ń sọ ìsáwákà mọ́ sí máa ń sọ ọ̀nà kábára sọ bẹ́ kútùbà rẹ̀ ń kọ́ ẹni jẹ́wọ́kátùlù kàmáàlì ń kọ́ àfáàmù yẹ kí ni ìdájọ́ ẹni yẹn ẹni yóò gbà pó ju kùránì lọ ẹ má gbé yìí wọlé ẹ máa tó fẹ́ yóò dáwú kọ gbà pọ́jù Kùránì lọ ẹni yẹn ń sa sọ̀látù fàtí àbí ń lọ àsàlátù jọ Sunday ń lọ nesfat àti kọ̀ríb kí ní tẹ́ni yẹn ṣe yẹn ṣẹ́ṣẹ́ ní ṣe kú fúrù ni intention ni pé àìpẹ́ bẹ́ẹ̀ṣẹ̀ wà yẹn o ẹgbùdọ̀ pé Sunday náà inú ẹ̀sìn Islam ló wà ìmọ̀ kẹgbà kí inú ẹ̀sìn Islam ló wà ní àbí kẹgbà pé kú fúrù tẹ bá ní pé kúfùrù ní ẹ ti di jabatist ẹ ti di tẹ̀kfírí ó tàbí ọ̀tẹ́ ẹ ma gbọ́ lọ́wọ́ mú lọ áàlù súnnà ní gbogbo ẹ̀tí ń tẹ̀lù súnnà náà lójú ọ̀nà ẹ̀tí ń tẹ̀lù ojú ọ̀nà ànẹ́bì tí ó ń ṣe ń tánà bí ń ṣe ànẹ́bì ẹ̀ṣàwó tí ń ṣe ń tánà bí ń ṣe ànẹ́bì ẹ̀ṣẹ̀bọ tí ń ṣe ń tánà bí ń ṣe ànẹ́bì pẹ̀lòmí àfọ̀bà dẹ́dà èyí tó ń sọ yìí ẹbọ làwọn eléyìí náà ń like ẹbọ làwọn eléyìí àní bídá ok ṣé ò sí bídá ni ẹmọ́tá ìlú ìbẹ́ ṣe ni kò ní padà sí bídí àmára kò ní sí ìtàngbẹ̀ ní bídí àmá scope lẹ́ni yí lónà ṣe àníkí ni a sọ́kọ́ pẹ́lómi pẹ̀lómi dẹ̀yìn ọlọ́run àfáà mú bí ẹ̀yà a ní pẹ̀lómi dẹ̀yìn <laughs> ọlọ́run ó dá àfáà mú bí ẹ̀yà ẹni yìí ìmọ̀ ń jòkó ìmọ̀ ń sa la ilaha illallah 12,000 ni tẹ́ni ẹ̀ṣẹ̀ ìṣẹ́ súnnà kí ni dájọ́ ní ẹ̀ṣẹ̀ Islam bídíà ní náà àmáfàmí ayé ògbọ́dọ̀ sókè bídíà ní ní ìsinmi pẹ̀lú tàbí mẹ́rin sọ yìí ẹni tí wọ́n ń sàúrù láìláyàlá 12,000 lórí rẹ̀ ẹgbẹ́ dẹ̀ ṣe bídá bídá ìdọ̀fíyà náà ń pè yùn ṣe mẹ́rin àbí lọ́dà fáwọn mẹ́rin ìkan méjì ni ìmọ̀ kẹniyàn jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ kéfèé ìmọ̀ káfà mú bí ẹ́ sọ pé tẹ́ni ẹ́ ń ṣe wà ní ọ̀sẹ̀ Islam ẹ ti parọ́ mọ́lọ̀ bàtà Muhammad sallallahu alaihi wasallam àbí kẹ́ni tẹ́ni ẹ́ ń ṣe kò sínú ìtànàbí mọ́wá kí lẹ́yìn ẹ́ ti fi báyìí kèfèrí ni ẹ̀nà ọlọ́dọ̀ yìí kèfèrí ẹ́ ti in tí mọ́dún mi ní pé ẹ̀yin lè mọ́ sọ pé àwọn ẹnìkan aláṣẹjù ní wọ́n ẹ̀yin gẹ́gẹ́ fún ẹ̀yin lè ń kó sáṣẹjù ó fẹ́ mọ́ láti àwọn àfẹ́ẹ̀lẹ́ àná ni tán sọ wípé wà ó ti rán nánú tó tó bá ti ń pé kúlù bí dájí dọ̀lára ọkùnlọ̀ dọ̀lára tí ó ti rán nánú ẹ̀hun tàfà ń bí àfà ẹlẹ́ àná sọ wípé ìyẹn ti rán yẹn ná wọ́n kà sí in tí mọ́ sọ kébí ẹ̀yìn nìkan ṣe bídá automatically jù ti di kèfèrí ni jàbátá nìkan ló gbà yẹn àtàwọn tẹ̀fírí ẹmọ̀ òwúrùn gbogbo ẹni tó bá ti dá lójú bá ọ mínírààlì kíbla tí sì ń bá ní kírun wọn ò ní ká la inú ẹ̀ nìkan ká kọ́kọ́ wo ti mẹ́mẹ́ ká tó bá lò lẹ́yìn eléyìn. ẹtún wà another digression ta ló ní pé kẹ́ lanú èèyàn ṣe bí n ta ok ṣe ṣọ̀látù ìfàtí ti ń kéhùn ṣe ń ké sínú ni ṣọ̀látù tún jíná ṣe ẹ̀lákẹ̀mí ṣe ń ké sínú ṣe ẹ̀lanú rẹ̀ ṣe gbogbo àwọn tán ṣe bídíà ní tàbí sáà lanú wọn la fi gbọ́n ṣe bídá ẹwọ́ ẹwọ́ ọ̀rọ̀ báyìí náà sáà ń lanú wọn inú wọn láti wá lọ wo pé ń ṣe bídíà o <laughs> bàtàwà wọnú rẹ̀ àkàbá bídíà náà fún àti inú ẹ̀dọ̀ rẹ̀ ni àlánú ẹni bọ́dì náà ṣe bí bídíà tán ń sọ síta àwọn súfí tí wọ́n tẹ̀sọ funfun lẹ̀ tánà fẹ́ ṣe dùá ṣe tẹ̀sọ funfun yẹn só wà nínú ẹ̀sìn ànẹ́bì yìí tán pè ní bídíà nìyẹn wọ́n kìí ṣe kèfèrí o wọ́n kìí ṣe kèfèrí mùsùlùmí ni wọ́n àmọ́ oníbídíà ni wọ́n bídíà yẹn wá ní ó wá pọ́sìbù tó mọ́kàdà wá sí débì kan tó mọ́kàdà wá sí nǹkan tó wá gbé ní jáde kó ní ẹ̀sì islam ìgbà ńlá wá ní pé à wọ́n ti ṣe nǹkan tó gbé wọn kó nínú islam àtún níwáyí tí pè wọ́n ní kéfèrí hatta nukima alayhim alhujja a dẹ̀ ṣe ìzálà àwọn mawani'a gbogbo tó bá lè kọ̀ fún wa láti pè wọ́n kéfèrí ayọ́kún bẹ̀ ṣe bá yà bí bó ṣe question tẹ́bí olóòfà mú yẹyà question ìdáhùn 10 seconds gbére ni ọ̀lọ́gbọ́n ìjàbá ṣe fàúzánì bàbá Fawzan láàláàlá bídà bídà láà ó tẹ́ lọ́wọ́ al-ijabatul mukhtasara láàláàlá la yajuz hadhihi bídà na'am na'am na'am as-sunna khilaf hadha na'am na'am khalas àfáàmù bí ẹyá wá lọ bọ̀ wọ́n wá lọ ẹ̀sàtúnú rẹ̀ ní àfáàmù bí ẹyá kò sẹ́ni tó rẹ̀yìn kẹ́ túnú ẹni bọ́dì ẹjá tó rọ̀síwájú nǹkan mìí ti bá wá ń ṣe bọ́ bá tó jẹ́ pọ́ bá tó rẹ̀ rẹ̀ sókè jù bá lọ tó tó ń súnmọ́ lọ sí súnmọ́ rẹ̀ tó sí ilé o yóò pọ̀ sí lókùrúgbà tí ọba ti ṣe tó mú kúrò náà Islam. jazakumullahu khairan. wọ́n ti wá ń sọ pé jazakumullahu khairan. so wallahul musta'an um, point náà ni ambi bí Allah subhanahu wa ta'ala kó sọ wa kó níbi àwọn tí wọ́n fi oúnkọ súnnà tán fi ń gbé àwọn èèyàn kó nínú súnnà wallahi àwọn tí wọ́n fi oúnkọ súnnà tán fi ń rún àwọn èèyàn kó nínú súnnà ọlọ́bàdá kò sọ wà kó ní ọwọ́ wọn àwọn tó ṣe pé bànú jìlìdátìná yatakallamuna bi alsinatina ha yalbasuna libasana àwọn náà ọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ láwọn náà ṣe ń sọ àwọn náà ṣe ní alhamdulillah tí wọ́n fẹ́ sọ̀rọ̀ náà ni àwọn náà ń pè sálàfí wọ́n sì ń fi bẹ́ẹ̀ gbáwọn yẹ̀kó so inṣáàlá náà kìfin yída hadal hadi inṣáàlá sallallahu wa ala wa ashabihi وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه